نعم أن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا وساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كلام الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار نعم رينا لن لتدى الله سبحانه وتعالى نكبه a tún ríbi kójọpọ̀ láti kẹ́kọ̀ọ́ tawhid lẹ́ni tí ó ma ìmọ̀yí ní bàbára tó sì ma bí ìmọ̀yí bó ṣe tóbi tó lọ́dọ̀ Ọlọ́run Ọba subhanahu wa ta'ala so ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹlòmí ìmọ̀ wọn oríṣiríṣi na ma ń dà sí so but tó bá jí pé tawhid wọ́n fọwọ́ yẹpẹrẹ mú bá súnnà àwọn olùmọ̀sí ni pé wọ́n ma ń bàbára tawhid kẹ́ẹ̀ gbogbo martaba tí wọ́n bá tó nínú ma kódà wọ́n ló ma ń pọ̀jù nínú dáàwà wọn so in tọ́lọ̀ ọba subhanahu wa ta'ala fi ma ń fi albarka sí dáwà so orílẹ̀-nlá ni látọ̀dọ̀ ọlọ́wọ́ ọba subhanahu wa ta'ala wọ ní pé à ń tọ́ ipasẹ̀ àwọn olùmọ̀yí adé ń wá ìmọ̀yí fúnra wa ìlò rẹ̀ àti ibi tá dé níbi tíra afáwà wa Sheikh Salih nínú durusun fi sharhi nawaqid al-islam òun náà ni wọ́n ṣàlàyé fún wa nípa àwọn ṣubuhat àwọn olùṣẹbọ so wọ́n ṣàlàyé fún wa nípa ṣubuhat wọn so wọ́n dẹ̀ sọ pé ṣubuha ẹlẹ́ẹ̀karùn òun ni pé àwọn olùṣẹbọ àwọn èèyàn sọ pé àwọn olùṣẹbọ aláwọ̀kọ́ pé èrè làwọn ń ṣùgbọ́n ìráwà àwọn èèyàn rí làwọn bọ̀ so Shaykh Saalih Fawzān wọ́n mú ẹ̀rí wánú Kùránì pé eléyìí o ṣe òdodo ní pé eléyìí ẹni tí ó bá nímọ̀ nípa Kùránì ẹni tí ó ti ẹka Kùránì yóò mọ̀ sọ ilé ẹni tí ó ma bí tí ó ma síyọ́rọ̀ tí ó tí ó nímọ̀ nípa irú àwọn èèyàn tí Ọlọ́run bá gbé òjíṣẹ́ dìde láàrin wọn so ní mọ̀ sọ so Shaykh wá so ní pé àwọn tó ń bọ ní pé Ọlọ́run Ọba subhanahu wa ta'ala nìkan ló yẹ ká máa gbára lé tó fi ń sọ pé àgbóhùn wa ala rabbihim yatawakkalun nípo túnmà hasr wọ́n tẹ̀síwájú lọ́tí wọ́n ni wa rasúlù sallallahu alaihi wasallam wọ́n ni ẹ̀rọ jíṣẹ́ o kana a'zama kana ya'khudhu bil asbab òjíṣẹ́ ọ̀rán ọba ma ń ṣe àwọn means tí ó jẹ kó lè rí bukata rẹ̀ gbọ́ fàkánà ya'uddu al-quwwata lil jihad wa alaikum salam wa rahmatullah òjíṣẹ́ ọ̀rán ọba ma ń pìpí agbára fún ìjagun wa kánà yalbisu ad-duru'a òjíṣẹ́ ọ̀rán ọba ma ń wọ amọ̀ inda jihad lójú ogun hadhihi asbabun nafi'a bi idhnillah àwọn means tí ó ṣàǹfààní lélẹ̀ pẹ̀lú yọ̀ǹda Ọlọ́run ọba wọ́n ni olùgbàgbọ́ yajma'u bayna al-amrayn yóò combine alamari méjèèjì papọ̀ ni al-akhdhu bil asbab an-nafi'a ìmú àwọn means tó ṣàǹfààní ma'a at-tawakkul 'ala Allah pẹ̀lú pé yóò gbára lé Ọlọ́run Ọba wọ́n ní falihada yaqulun wọ́n ní nítorí ilé wọ́n fi kíyàn gbára lé means lásán kíyàn gbára lé pé ìtẹ́yìn ó ṣe ìtẹ́yìn ní bùkátà láti ṣe láti fi àjíkí nǹkan ẹ̀ ṣẹlẹ̀ so tó bá wọ Ọlọ́run Ọba kí wá gbára lé ìtẹ́yìn ń ṣe yẹn lásán wọ́n ni ṣírkùn wọ́n ni ẹbọ ni o wọ́n ni wa tarkul asbábi qadhun fi sharia wọ́n ni kíyàn wá gbéjù sílẹ̀ kíyàn má sí àwọn nǹkan tí yóò jẹ́ kí in tó fẹ́ tó gbà lérò kó ṣe ṣe tó bá wọ Ọlọ́run wọ́n ni qadhun wọ́n ni àlébù ni o nínú sharia wọ́n ni lè anna shari'ata wọ́n ni torí pé shari'a atat bi ittikhadhi al-asbabi an-nafi'a shari'a mú wá pé kíyà ma take àwọn means tó sàǹfàní wọ́n ni fa ha'ula'i al-mushrikun wọ́n ni ẹ̀ráwọ̀ olùsẹ́bẹ̀ yóò yatawakkaluna 'ala al-amwat àwọn táwọn gbáralé àwọn òkú àwọn gbáralé ò wal ashjar àti gi wal ahjar àtàwọn òkúta so a tún rí ní recently náà gbogbo ọba ní ọlọ́wọ́ bá ń dáwọn ẹ̀wò nínú tawhid wọ́n tún ní àwọn rí picture ní àsìká kàkiri so ẹ̀rí recently tó ń sọ pé àwọn rí picture ní àsì pé wọ́n rí sẹ́mẹ́ ẹlẹ́kùn gbogbo jagbajagba yẹn in tó sì pé láàrin 3 minutes ẹni tó bá mọ̀ ń pa photo editing ó ti mọ̀ pé eléyìí photoshop na fi ṣe so ẹlẹ́kùn ẹwọ̀n kẹ́kì ní yìí sí ó yìí ó yìí kí ló sì pé every time ló dẹ̀ ń jádánwò fáwọn èèyàn ó dẹ̀ ń jẹ́ àdánwò fáwọn èèyàn ní pé ẹ̀wọ́n rí wọ́n rí fọ́tò ní as recently ní síbáyì wọ́n photoshop kan sára gí wọ́n photoshop kan sí sánmà ní recently tún ní báyìí so wọ́n tún ṣe ẹ̀rẹ̀ káàkiri wọ́n tún ṣe ẹ̀rẹ̀ káàkiri náà nìyẹn ẹ̀rẹ́kù kí ni wọ́n fẹ́ gbà mí ilé báyìí kí làwọn èèyàn fẹ́ gbà mí ẹbọ wá ìtọ̀rọ̀ lọ́wọ́ bá so kásà kan mọ́ àwọn èèyàn wọ́n ti háyà àwọn graphic designer so kan fi lè máa gbé ẹbọ lẹ́yìn báwọn ẹlẹ́bọ sí máa ń ṣe nìyẹn náà in jẹ́ fi rí nìyẹn níbi kó lára àwọn àyè míì wọ́n ti háyà àwọn èèyàn tí wọ́n kàn máa dúhùrúhùrú nulé ẹgbẹ́ ẹ máa dúhùrúhùrú bí òkú so kí gbogbo ẹ̀ náà bá fi kó bá fi lọ náà ni àbí wọ́n ti háyà àwọn àlìjẹnú kẹ máa ṣe àwọn khariqul aada àwọn nǹkan tí ó mọ̀ sí àwọn èèyàn lè mọ̀ so that wọ́n lè gbàgbọ́ pé àà nǹkan kan bẹ́ẹ̀ tó tọ́ so tawhidi náà ni àwọn èèyàn ti gbàtànjẹ́ lọ ẹ̀láwùn kí lẹ fẹ́ gbà ń bí pé ẹ̀rí píkṣọ̀ Niyas number one bó ní píkṣọ̀ kí ni píkṣọ̀ ń ṣe tapa bó ló ṣe ṣe mọ́ kankan bó ló ṣe ṣe mọ́ kankan pé ẹ̀rí píkṣọ̀ Niyas sẹ́mọ̀ number two náà ni pé irọ́lẹ̀ ń pa fáwọn èèyàn ẹ̀rí píkṣọ̀ kankan ẹ̀kan photoshop ni ìdí àwọn ọmọ sọ fáwọn èèyàn ni pé ah kí lè tàwọn èèyàn wà critical thinking báyìí gbogbo ẹlòmíì náà gbogbo làákà ìtọ́lòun fi lọ léèwé gbogbo ẹ̀ náà yóò padà dá sọ́dọ̀ ní yásí náà ni ah ṣèmíyàn mọ́gbà àti gbogbo àwọn tí wọ́n ma ń kígbe nínú mọ́sálásí so tí irú àwọn nǹkan bá wọ́n tún wọ́n tún encourage dáadáa wọ́n tún gbà wọ́n wọlé so gbogbo pé ah ó gbogbo pé òun wà educated náà gbogbo ẹ̀ náà abẹ́ post ní yáṣì ní gbogbo education rẹ̀ ó padà lọ já sí ìpẹ́ ha ìpẹ́ ha kí radiyallahu ta'ala anhu radiyallahu ta'ala anhu wọ́n máa ń lò fún yáṣì so ní pé ha àbí ibi tí gbogbo tó lóun ká nù wé náà gbogbo tí ó padà lọ já sí ni pé kí ni location ibi tí wọ́n ti picture location gi so lè kíṣà gí yíwọ́n alọ́ máa lọ gigi rọ́ gígí àwọn yóò pẹ́ tó à ah, ọ̀nà ti gbéjẹ̀ múdé o igi àdúgbò àwọn náà ti rí ní yásò so bóòlì yóò ṣe àwọn bóòlì yóò ṣe títí capitalize lórí ẹ̀ ẹ̀dẹ̀dẹ̀ ma gẹ́ẹ̀tì sí ẹ̀dẹ̀dẹ̀ ma fẹ́ǹsì sí ẹ ṣe gbogbo tí ó jẹ́ ọlọ́run jẹ́ kí gbogbo táà náà padà rí kó ju investment lọ ṣẹ́wọ̀n gẹn so ẹlẹ́gẹ̀ta wá ni pé àìgbọ́ àgbọ́yé ṣẹ̀ríà ni bó ní ìrí píkṣọ́ yẹn se ní kankan ṣe nínú ẹ̀sìn Ọlọ́run Ọba bó ló ṣe ní kankan ṣe ní kí ni túnmà rẹ̀ nínú ẹ̀sìn Ọlọ́run Ọba pẹ́tọ̀ ẹwà ti rí píkṣọ́ rẹ̀ o abẹ́lì tàṣẹ́ ni tí ẹ mọ̀ kó kú lórí ẹbọ ni ó kú ní á sì kú lórí ìfẹ̀sẹ̀ Ọlọ́run Ọba ṣe yẹ̀yẹ́ ìlálẹ́ ẹ̀sìn ọ̀nà ọba àìmọ̀mọ̀ kankan nú ẹ̀sìn ọ̀nà ọba ìpera rẹ̀ lọ́nà ọba kódà ìpera rẹ̀ ní in tó ọba lọ so tí irú èyàn báyìí ni wá ní Allahul musta'an gbogbo àwọn kan tí mo fi hàn yẹn ni ẹ pé wallahi hajjá tí yẹn ní sí pé kí yẹn máa gba àwọn yẹn sí tawhid ní agbára gẹn hajjá bó jẹ́ kíkọ́ ní kí wọ́n tún ní wọ́n máa kọ́lá ẹjọ́ kó pẹ̀lú tẹ́lómí ọmọ tún ní wọ́n rí fọ́tò ní àṣì ọmọ tún ní wọ́n rí fọ́tò ní àṣì ní nísàlẹ̀ ìbàdánmọ́ àwọn pẹ́gbẹ́ wọn ẹ̀yà ìwọ̀n ìwọ̀n tún dénú èyàn ma a ma kúkú yẹn a ma gbà wọ́n yẹn yóò ma jọsán wọ́n gbà bẹ̀rẹ̀ so wúrú àwọn nǹkan báyìí ìbẹ̀ ni ó sì wá bẹ̀rẹ̀ àlàyé kí àà ìwé ẹ̀sì mú ni kò rí bẹ́ẹ̀ èyí wá sàlàyé sàlàyé tó rẹ̀lú míì náà ibi títí ò ti sí tàwàhídì yẹn ẹ̀yìn má jìdó wáyé pé ó kàn kọjá lọ ńbẹ̀ náà ni kò wá sí dáwà tàwàhídì náà tẹ́lẹ̀ ó kàn kọjá lọ náà ni ó wá láàrin èèyàn tí wọ́n ẹ́ wọ́n yẹ́ yẹ́ mọ́bẹ̀ àwọn èèyàn kan bẹ̀rẹ̀ sí tọrọ tó wọ́n lẹ́sẹ̀kẹsẹ̀ kò wá síláwà tàwàhídì ńlẹ̀ òun ò bá wọn sí bóyá ronú lọ gan náà nípa àdánwò kan tó dé bá àbí nípa kankan tó fẹ́ gbọ́ bùkátà rẹ̀ eh opportunity ni ni so bó wọn sí bí ó sì bẹ̀rẹ̀ sí bẹ̀bẹ̀ nù so òun ò bá dẹlẹ́bọ̀ so wallahi hájí àwọn èèyàn sí tàwàhídì ní agbára gan láwùjọ wáyé àwọn èèyàn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn gọ́gọ́ ni wọ́n kò sí làákàí kò sí kẹ̀kẹ́ ó kàn ń dá ó kàn ń dá kí náà ni ó kàn ń dá kí náà ni wọ́n ni fayatawakkaluna ala makhluq ó ní wọ́n ma wá gbára lé ẹni tí ó jẹ́ ọ̀dá Ọlọ́run ba wan nabiyyu sallallahu alaihi wasallam yaqul anabi sallallahu alaihi wasallam sọ pé man ta'allaqa bi shay'in gbogbo ẹni tó bá ṣe pé ó ń so mọ́ nǹkankan so o n so mọ́ nkẹnkẹn wúkìlá ilé yìí wọ́n ó pàtí pẹ̀lú nǹkan tí o n so mọ́ yẹn so wọ́n ó pàtí pẹ̀lú nǹkan tó so mọ́ yẹn so yálà o n so mọ́ra ní àbó n so mọ́ o so mọ́ ní so mọ́ ìbéèrè nǹkan náà ni so wọ́n ni fa man ta'allaqa billah ṣùgbọ́n tó bá yẹ pé òun so mọ́ Ọlọ́run Ọba wa tawakkal alayhi ó sì gbẹ́kẹ̀lé Ọlọ́run Ọba kafá Ọlọ́run Ọba tó wa man tawakkal ala ghayrillah ẹni tó bá ń gbẹ́kẹ̀lé nǹkan mí tó yàtọ̀ sọ́lọ́run Ọba فإن الله يكل يكله إلى ذلك المخلوق الضعيف الله سبحانه وتعالى yóò pàtí pẹ̀lú ẹ̀dá tó lẹ́yẹ wọ́n ni fayadíyàn òun wà padà ráre lè annahu tawakkala ala ghairi man yutawakkalu alayhi torí kó gbára lẹ́ni tí ó yẹ kíyàn gbára lé tawakkala ala da'ifin mithlihi ó gbára lẹ́ni tó ṣe pé ọ̀lẹ ni bí òun náà aw man huwa ad'afu minhu abun galle jùlọ abu gbarale kèfèrí ọ̀tá Ọlọ́run Ọba wala shakka anna al-hayy laysa kal-mayyit Shaykh Fawzān sọ pé kò sí èméjì pé ala yóò dàbí òkúnà fal-hayyu yastati'u an yamshi wa ya'kul wa yashrub ẹni tó wà láyé ó lè rìn ó lè jẹ ó lè mu wa yaktasib ó lè ẹn wa ya'mal ó lè ṣiṣẹ́ amma al-mayyit ẹ̀rọ́kù faqad intaha amaluhu iṣẹ́ tí ẹ ti tán o fa kayfa idha matu bóòlù sí wá sí pé nígbàtá má ti wá kú ja'aluhum alihatan min dunillah wọ́n sọ wọ́n di Ọlọ́run Ọba yàtọ̀ sọ́lọ́run Ọba wa hum amwat òkú sí ni wọ́n la yamlikuna shay'an li anfusihim àwọn gan orí kankan ṣe fẹ́mi ara wọn bound fàkẹ́fà yóò tawakkalu alẹ́ bóò ló sì sí pé irú èyàn báyẹ̀ lè yóò gbára lé wà yóò àtàmàdù alẹ́ òun lè yóò ilá ilé wà yóò tó labu minhu al-hawa'ij wọ́n a máa request àwọn bukata látọ̀dọ̀ rẹ̀ wà huwa laysa 'indahu shay'un òun ò sí ní kàkà lókù tí ó wà wà ṣaitọ́nù ẹwùn kẹ báyìí àdámọ́tọ́lọ́wọ́ bá dámọ́ èèyàn gan kò bá mú pé kó mọ́ wá jọ́sìn fẹ́lòmí but àwọn ìpìlẹ̀ yẹn tán bá ti gbin àwọn ìpìlẹ̀ burúkú yẹn sí wọn lá tóhun náà rẹ̀ tí ó ti mú so gbogbo oríṣiríṣi ẹ má kírun tẹlòmí báyìí ah, kí ni tó ń ṣe báyìí kí ni gbogbo wọ́n ran wọ́n e, èmi ma ń wo kíní kan pé ọ̀pọ̀lọpọ̀ àwọn tán máa ń sin níyàsì náwọn mìíràn jùnú ni ma ń wà lára wọn honestly speaking so ìran kẹ nínú àwọn ara nínú àwọn ara wèrè ma ń wà lára wọn bá sí pẹ̀lú mọ́sí ma ń ṣe wọ́n kà máa ṣe wọ́n ran wọ́n rán wọ́n kà máa ṣe wọ́n ran wọ́n rán tàbá tó kírun so gbọ́nra ah, wọn rán títí mọ́símọ́sí ní pé kí ní ẹ ti dálàkà ìwọ̀n rú torí pé àwọn nǹkan kan wà láyé tó yí pé tó bá gbéra rẹ lóò dé lẹ́fún àwọn nǹkan míì náà padà bọ́ fún ọ nínú làákàì lápẹẹrẹ sí ó dàrí gẹ́gẹ́ bí ẹni tó yí pé ó padà làákàì rẹ padà ó padà ní kó lẹ́sẹ̀ làákàì wá ní kó máa fọwọ́ àti kìnnìrìn kò sí bó sí tí ń ṣe yẹn àwọn nǹkan jágbàjàgbà mí inú wà lámà wọlé fún so exactly bó ṣe rí nìyẹn náwọn mínà jùnún wallahi mi ti rí wọn study dada kò sí àfi bíbà pé bóyá wọn wèrè gan ni wọ́n ń bọ̀ ní àsìn ẹ mọ̀ rí báyìí ah, kò nọ́mà gana ẹlòmí o kò tẹ́sù bá sára bá mú bí ó sì mọ́ sí gan kò jọ tọ́mọ́ sọmọlúwàbí ọmọ èèyàn so Allahul musta'an so fítọ̀rọ̀ ti dàrú àdámá ti dàrú so ja'a taqlidul a'ma wa shaitan wọ́n shaitan rẹ̀ yuzayyinu linnas on beautify rẹ̀ fáwọn èèyàn hadhihi al'umur alamari bal innahum yusammuna hadhihi al'umura hiya tawhid kódà àwọn sọ pé alamari gangan ni tawhid wa yusammuna tawhida kufran aw shirka wọ́n sì ń pè tawhidi ní ẹbọ àbí ìṣe kèfèrí wa yaquluna liman yunkir alayhim ẹni tó bá wá ń takò wọn wọ́n ma ní anta la tuhibbul awliya irú nífẹ́ annabi bí ẹnìkan tí wọ́n pa ní north wọ́n ní sọ fún albára pé ah, albára ń tọrọ báyìí lọ́wọ́ pé à ah, pé kó wọlá nẹ́bì kó fún olówó mọ́ fọ́lá nẹ́bì tọrọ ṣàpṣàbá wọ́n sì dánú lé pé kò lálé ànẹ́bì wàlá ibẹ̀ náà wọ́n ti pa nínú àwọn kéré léye ṣe kèfèrí àbẹ́ni tí ó lápẹẹrẹ Islam lára ọ nínú àwọn tí wọ́n ní lọ́hírọ̀ súnnà nínú àwọn tí ń tẹ̀lé kan náà àwọn tán pàpẹ̀ mara súnnà ń bẹ̀rẹ̀ so wọ́n tẹ̀ tún mú wọ́n dẹ̀ yanjú ẹ̀ síbẹ̀ wọ́n dẹ̀ pa kí ló ṣe ó bú ànábì náà ni so ó bú ànábì náà ni ẹ̀rù mọ̀ bàyàn gán mẹ́rin pẹ́tọ̀ èyàn lè lọ anytime o èyàn lè lọ anytime o so tó má ti ẹ̀ tí kọ́kọ́ wò pé ìwọ mọ́ kígbe sallallahu alaihi wasallam táà máa ń sọ pé wọ́n ti kọ́kọ́ máa wò pé ẹmọ notice so ní pé ẹmọ kẹfin sí ilé tí ń gbé so tó bá ti ẹ̀ tó wá padà yá tí ẹ bá kàn lọ fẹ́ ṣe dáwà fún kan nù wọn ni pé ah gbogbo kí ní ẹ bọ́ ni kama wá pè ànábì ìgbà tí wọ́n bá fi jí láàárọ̀ ọjọ́ kejì báyìí gbogbo 200 people ti dé iwájú léyàn jáde jáde ó tó dé wọ́n ti gbẹ̀mí o ah, ó o sójú ọ̀nà náà rẹ̀ so bó ṣe rí nìyẹn náà èyí mọ̀ sọ fún yín pé ẹ má pè ànábì sallallahu alaihi wasallam ẹ sì yí ẹ sì tètè wọ́n sì wọ́kẹ̀ mọ́ lọ́wọ́ pé ní pé ó ń bú ànábì ni wọ́n sì yí wọ́n sì gbẹ̀mí rẹ̀ bẹ́ẹ̀ náà pé a ń tàlá tó hibbul awliya ilé ìwò nífẹ́ àwọn awliya èmi wọ́n mọ̀ sí wọ́n ìfẹ́ gbọ́ kankan mẹ́ni ah, bó ẹ̀rí gbé mùsùlùmí lẹ́ni yìí náà ẹ̀rí gbé mùsùlùmí lẹ́ni yìí ẹ̀rí àwọ̀ islam láàrẹ̀ kẹ́ tó wá sí pé mùsùlùmí pé kí nífà yẹn bó ti ṣe gbẹ̀mí wọn tó nìyẹn ẹbọn yẹn ti gbá exactly nǹkan tí sheik sọ́lù fàzán sọ nìyẹn ẹbọ yẹn ti gba ayé tawhid so àwọn wá ń pé ẹbọ táwọn ń ṣe yẹn àwọn gbà pé òun ni ní pé ma fọ́lá nábi tọrọ yẹn ma fọ́lá nábi tọrọ bára ma fọ́lá nábi ṣe gbogbo yẹn òun ni tawhid so gbogbo bá sí máa ń gbé bí ti wọn àwọn tó bá ti gbé bá mi alágbé tó wọ́n <laughs> so in tó kù báyìí wọ́n gbé Rasulullah wọ́n gbé wọlé ni <laughs> wala hawla wala quwwata illa billah <laughs> wọ́n ni li'annaka la tad'uhum wọ́n ni wọ́n ma ní ìwò nífẹ́ àwọn awliya torí pé wọ́n ma pè wọ́n tó má bí ẹ̀nà sí fámílì tó yẹ pé irú nǹkan báyẹn náà ṣe wọ́n ti máa fojú sí ọpẹ́ ah, ìwé wá síbi àwọn sàárẹ́ àwọn bàbá táwọn yòókù bá wá ìwó mọ̀ ah, kí ní ṣẹlẹ̀ so ẹni tí ó wá ní tí ó ní tí ó bàbára tàwàhídì náà ma wá dọ́gbọ́n èyí ah, dọ́gbọ́n sí tàwàhídì èyí dọ́gbọ́n sí sí ọ̀rọ̀ tàwàhídì ọ̀rọ̀ tàwàhídì lọ́rọ̀ tó yí pé tẹ́ bá fi pá tàwílọ̀ tó ṣe pé tó bá gbìyànjú láti ṣe tìná àwọn òbí méjèèjì tó má yẹrí pé àárá èyàn ò jẹ̀bi so ọ̀rọ̀ tàwílì ni ya ẹkú rí wọ́n bí sàárè àwọn òkíní ya òkú wá sí ibi àdó àwọn tàṣẹ fáwọn bàbá a celebrate 100 years sí kìníkà bí láà àdáàkìlù alàlá nígbà a celebrate 100 years rẹ̀ ah, ah, ẹni tó ti kú láti bí 50 years so gbogbo jagbajagba yẹn wọ́n ni ìwọ máa pè wọ́n o máa dúnà fún wọn wàlá tunzir lahum ìwọ máa lérí fún wọn indahum hubbul awliya wọ́n ni lọ́dọ̀ tí wọ́n ìfẹ́ àwọn awliya an yutakhadhu min dunillahi andada òun náà ni pé kí wọ́n mú wọn gẹ́gẹ́ bí akẹgbẹ́ papọ̀ mọ́ Ọlọ́run Ọba wọ́n ni na'am wọ́n ni nahnu nuhibbu awliya Allah àwa nífẹ̀ẹ́ àwọn awliya Ọlọ́run bá na irọ́ tán ma ń pa kí nìyẹn bá ṣe parọ́ yẹn mọ́ṣẹ́ kan mọ́bìnrin dámdùn wá bá ṣe parọ́ mọ́bìnrin tẹ́mí àná nìyẹn wọ́n ni ò ah, lárí ànábì ẹni tẹ́mí àní àní ẹmọ́ mọ́lẹ́ ẹ̀ sọ pé ẹ fẹ́ lọ sàrí ànábì pé sàrí ànábì gẹngẹn ah, ẹlòmí ò lájì ṣe o àbẹ́lòmí jẹ́ ti ṣe hajjiri so wípé sàrí ànábì lé olókùtọ́ àwọn gbogbo àwọn tọ́láwọn tí wọ́n ní wọ́n revive àwọn nǹkan náà ní tó máa sọ pé wọ́n revive kìíní kan north àwọn náà láwọn orin tó kọ̀ náà láti fi pè àwọn èèyàn sí ìbọ̀ sàrí ànábì ẹ̀lẹ́azúrọ́ eh, kọbẹ̀rọ hashimi muhammadi sí talóníwá talóníọkọ sí dáfúrí ọkọ̀ ní àbí talóníọkọ̀ ní ẹwọ́n wò pé gbogbo àwọn tí wọ́n náà jagun ẹ̀sìn ìgbà kan wípé wọ́n wà lórí ìtẹ́fì mọ̀ pé àwọn tán náà jago ẹ̀sìn gbà kan ìṣẹ̀ṣe tán ní àwọn fẹ́ máa tán ní àwọn tán ní fẹ́ máa gbé wọ àwọn àfáà jálàbí ìtakò kódà àwọn ni wọ́n wà níwájú ìtakò so wọ́n kálukú wọ́n dìde ogun ni ṣe rí bí tí mo wá wo fídíò kan ibi tí wọ́n ti ní àwọn fẹ́ takò ṣẹ̀ṣe yẹn ibẹ̀ náà lẹ́yìn náà tọ́ àyètá wáyìí àwọn kan ti fẹ́ wọ́n ti fẹ́ bẹ̀rẹ̀ sẹ̀sẹ̀ ń bẹ̀ tó ń kálukú kókó tí àwọn bàbá rẹ̀ fílé lẹ́wọ́ kókó jáde ẹmọ̀ òpé ah, ah, torí Ọlọ́run ọba so ẹbọ ẹbọ ẹbọ èrè làwọn ilé ìtakò so wọn ò takò ẹbọ áwùlìyà so yóò mọ̀lé kí ẹ̀rùn náà ma wò pé gbogbo àwọn tẹ́ni wọ́n ja revolution kan pé ẹ́ eh, honestly gbogbo àwọn nǹkan tí ẹ máa ń rí nínú àwọn nǹkan tí wọ́n kọ àkọlẹ̀ wà nílẹ̀ dáadáa náà ẹlòmínú àwọn tó sọ pé wọ́n ṣe revolution wọ́n ṣe kìíní wallahi ó pèpè sí ìbọ̀sàdá náàbì dáadáa almin kìníkan yazuru raqaba hashimi muhammadi ó kọ́ ni tó fi pẹ àwọn èèyàn sí ìbọ̀sàdá náàbì so Ibn Taymiyyah sọ fún ẹ pé ẹ̀ẹ̀kan lè máa láníyàn pé ẹlẹ́ ẹfẹ́ máa dìde ẹfẹ́ kù nílùú yín sàrí ànábì nìkan náà lẹ́lọ́bọ̀ a ní ara ọ̀ Ibn Taymiyyah ọ̀ ma kò ma yà nábi so ìyẹn gan náà ni títí tán tí ma Ibn Taymiyyah tó fi padà kú sẹ́wọ̀n ìdí tán fi padà tí Ibn Taymiyyah mẹ́wọ̀n tó fi padà kú yẹn kò lálẹ́ ànábì náà ni ẹ ti mẹ́wọ̀n kò lálẹ́ ànábì so nǹkan kò lálẹ́ ànábì kí lẹ́ gbé Ibn Taymiyyah ò lálẹ́ ànábì pé a ah, ní ẹmọ́ lẹ́ẹ̀rin torí tẹ́ẹ̀ fi wá ń kò lù yìí Ànábì sallallahu alaihi wasallam gana sọ́nà la taj'alu qabri 'ida ẹ má sọ sàárì mi di tẹ́mà wá pàrà lọ́dọọdún gbogbo kò tọ́ pé ìtẹ́yàn torí ẹ̀ dìde kó ń lú ìyàn ni pé èyàn fẹ́ lọ sàárì Ànábì sallallahu alaihi wasallam kò tọ́ pé àníyàn ẹ̀ ọ̀kan tẹ́yàn fi torí ẹ̀ dìde kó ń lú ni pé èyàn sàárì Ànábì sallallahu alaihi wasallam nìyàn lọ kò tọ́ so ẹ̀hẹ́ rí àwọn aṣe hajji so tí yẹn bá wá sálámà sáà nẹ́bí kò sí tó burú níbẹ̀ but pé in tó yẹn torí ẹ̀ but gbogbo àwọn nǹkan tí wọ́n lọ́mọ Ibn Taymiyyah lọ́wọ́ nìyàn kódà wọ́n kàfàrà Ibn Taymiyyah wọ́n dẹ̀ tún gbé ọ̀rọ̀ jáde pé kama anáùsì fún gbogbo àwọn ìlú pé Ibn Taymiyyah ti di kèfèrí sẹ́wọ̀n kíá so Allahul musta'an so àwọn ilé iná ìjà wọn náà fẹ́ nìyẹn so wọ́n parọ́ mọ́ṣẹ́kọ̀ọ́ Ibn Abdul Wahhab náà pé ṣíkùn ọmọdé àwọn gbà pé àwọn awliya ń bẹ so in terms of yẹn pé wà òkèrò bí karamatil awliya ṣẹ́hun kẹ́ nígbà ah, eh, Muhammad eh, ibn Abdullah gbà pé awliya ń bẹ àwọn ilé ìyẹpẹrẹ àwọn awliya là wọ́n ṣe wọn àwọn awliya ń bẹ in ta fi gbà ní pé so Sheikh Salih Fawzan sọ pé nahnu nuhibbu awliya Allah àwa nífẹ̀ẹ́ àwọn wa naqtadi bihim àwa náà ń kọ́ sí wọn wa nad'u lahum àwa ń bẹ̀rẹ̀ ọba fún wọn amma an nattakhidahum andadan ma'a Allah ṣùgbọ́n ká mú wọn ní akẹgbẹ́ papọ̀ mọ́ Ọlọ́run Ọba subhanahu wa ta'ala wọ́n ni wa nataqarrabu ilayhim bil ibada kama wá fàwọn àjọsí súnmọ́ wọn falaysat hadhihi hiya mahabbatul awliya eléyìí ṣe nífẹ̀ẹ́ àwọn awliya wa salihin àtàwọn ẹni wa innama hiya shirkun ẹbọlele wa salihun àwọn ẹni rẹ̀ tó tọ́ la yardawna bi shirk àwọn náà ní yanu sí ẹbọ so yí tó ti pé gbogbo àwọn Badawi Ahmed Badawi gbogbo àwọn Niyas gbogbo àwọn Tijani gbogbo àwọn eléyè sàúrì yà Ọlọ́run Ọba nínú àdánwò nìyẹn yàtọ̀ sí pé wọ́n ń parọ́ pé yíò nífẹ́ àwọn àúlìyà Ọlọ́run Ọba èyàn tí ẹni kọ́kọ́ fi ẹbọ èyàn fi nífẹ̀ẹ́ àwọn alìyà ọ̀lọ́ ẹlẹ́kẹ̀ẹ́jì tí wá ní tún ní pé àwọn àdúwọ̀ Ọlọ́run bá àwọn àdáwọ̀ Ọlọ́run bá lẹ́fẹ́ jíkẹ́ èyàn nífẹ̀ẹ́ eléyìí èyàn tí ẹ̀kọ́kọ́ yẹn ẹsẹ́ rí níyà sí òtí ẹ̀kọ́kọ́ nípin kan nínú wìláyà so òun pèpè mara pẹ́tọ̀ ìpèpè mara ìjẹ́ Ọlọ́run ọba ó pè mara dáadáa ìpèpè ìpàpè mara ìní ìdarí ayé ìní nǹkankan nínú ọ̀rọ̀ ọlọ́wọ̀n bá ó pè mara rẹ̀ eléyìí ò tí ẹ̀ ṣe rí áwùyà jìnà islam gún ò sí nù pín ilé so the same thing pẹ̀lú tijani ahmed tijani ahmed tijani so ìpẹ́ra rẹ̀ ní lọ́lọ́wọ̀n bá ìpẹ́ra rẹ̀ ní ìgbẹ́ra rẹ̀ kẹ lẹ́ni táwọn èèyàn mọ̀ jọ́sìn ahmed badari gbogbo àwọn eléyìí so báwo làwọn eléyìí ó ṣe wá jẹ́ áwùyà ọlọ́wọ̀n bá so wọ́n ni wọ́n sọ rẹ̀ húnna la yardawna shirk wọ́n láwọn ẹni rí ò lè yọ́nú sẹ́bọ̀ àwọn ayé ọ̀bẹ̀dù máa Allah àbí ká máa jọ́sìn fún wọn papọ̀ mọ́ Ọlọ́run Ọba azza wa jal famanilladhi yuhibbus salihin wọ́n ni tawẹ́lẹ̀ ni tó nífẹ́ àwọn ẹni rígbà náà innamal muwahhid olùmọ́ Ọlọ́run Ọba lẹ́yọ̀kan ṣoṣo huwa alladhi yuhibbus salihin òun ló nífẹ́ àwọn ẹni rí wa yatawallahum òun ló mú wọn lọ́rẹ̀ wa wa yaqtadi bihim òun ní kọ́sí wọn ẹni tẹ́fì ma fi rí nìyẹn tàbà tí wọ́n bá dákọ̀ àwọn ẹni àwọn sàhábà èyí ó sàdúwà fún wọn tí wọ́n bá dákọ̀ àwọn olùmọ̀tán ti lọ tí a ma pa àwọn eléyìí wọ́n ṣe khidma islam ni èyí ó sàdúwà wọ́n kò sí tó ṣe yẹjúz kìí ṣe wájib àmọ́ yẹjúz oye so yẹjúz so níbi tí ò ní ti yíwọ́ mọ́yà lọ́wọ́ ni o tọ́ tó bá lọ di pé wọ́n padà lọ háyà pé pẹ̀kọ́lá ó bú ànábì tó ní kó bú ṣe kìíní so ibi tó tí wọ́n bú ṣe kìíní ẹ̀nà àìgbà ìjá ànábì ànábì náà ni so ìtọ́ máa wá bí yẹn bẹ́ẹ̀ pé ókè ókè ókè ẹ̀fílẹ̀ ẹ má ti in tí ẹkọ̀kọ́ bí ni pé so sáànẹ́bí lọ́lá àbí olọ́lá ànẹ́bí lọ́lá so ṣe ọlá nẹ́bí so ga lọ́dọ̀ Ọlọ́run bá débi pé ta bá fi bẹ́ lọ́n sọ́lọ́wọ́n bó fún àǹkankan èyàn ti mọ̀ pé tọ́ ó ti tán lónìí so Ọlọ́run gbèrò ṣàhádà fún yàn so ẹwọ̀n tó ní ìtẹ́fẹ́ sí so àkílùkọ rẹ̀ irú àwọn ilé ìyẹ̀ sí àwòrìyà Ọlọ́run ọba wọ́n ni ويستغفر لهم ويقتدي به يوم قسوا ويستغفر àwọn tírà ko pọ̀ ton ko npa àwọn awliya la so ṣe hilyatul awliya ni ṣe karamatul awliya ti allalikai àtàwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn tírà so àwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ibn abi dunya na ko kan so àwọn àwọn sunna gan àwọn àwọn afa sunna gan ko àwọn kini so won kan so wọ́n ni wa yastaghfir lahum èyí sì ma tọrọ àforíjì fún wọn wọ́n ni lalladhi yad'uhum min dunillah wọ́n ni kìí sẹni tí ń pè wọ́n yàtọ̀ sọ́lọ́wọ́ ba wa yadhbah lahum yóò lórí kankan nínú àlámọ̀rí ẹmẹni tọ́lọ́wọ́ bá sọ léyìí fún annabi sallallahu alaihi wasallam anábìnrin ọlọ́wọ́ bá ní laysa laka min al-amri shay o ní kẹkẹnú alamari pátápátá rárá ẹwùn kẹfà anábì sallallahu alaihi wasallam ni ẹba so ní pé o ní o ní command over yìí kẹkẹ nínú alamari pátápátá anábì ọlọ́wọ́ bá ní àpẹẹlẹ ni o so bọ́ sí rí búburú àwọn ọ̀rọ̀ táwọn sọ yìí tó nọ́mà tí ò sí kẹkẹn bẹ̀ èyí tó lè jẹ́ kí à ń sọ dásálì kìyàmà ni o ní pé àwọn ti sọ tàwáhìdì dẹbọ gẹ́bí Sheikh Sọ́lífà sáà sí sọ wọ́n ti sọ tàwáhìdì dẹbọ kó sọ pé ànábì ìsọ náà bá yẹn kó sọ pé ànábì sallallahu alaihi wasallam pé ah, ànábì ìsẹ ní tàà bọ kó sọ pé ànábì sallallahu alaihi wasallam ò ní kápá níbi nǹkankan nú ayé so wọ́n ti sọ so wọ́n ni ah, wa anta hina ta'buduhum ìwọ nígbà tó bá ń sin wọn o anzaltahum fi ghayri anta law ji'ta li wahidin minan nas tó bá lọ bá ẹnìkan náà àwọn èèyàn wa qulta lahu ó wá sọ pé anta malik so ní pé ìwọ ọba ní ọ ama yash'uru hadha bi annaka eh, taskharu minhu so rò pé ẹni yóò ni ẹni tí ó mú mẹ́rán tí kanú àwọn afáàsúnnà dada náà ni ìgbà ìbàkan tí kanú àwọn èèyàn yìí wọn tó fẹ́ introduce tó wá yìí wọn gbà pé ah, sókríyà lélẹ̀ yìí ní pé ẹfẹ́ fòun ṣe ẹ̀yẹ ni ní pé torí pé o mọ̀ pé tó ń sọ yìí òun ò tó al-sheikh o mọ̀ pé level tó ń sọ yìí òun ò náà so wà láì bó ti ẹkó rínú kí a ní kẹfẹ́ aláma wa ah, ẹfẹ́ yẹ̀yẹ́ lẹ́fẹ́ fìyàn sí torí yí jẹ́ mọ̀ pé ò tó lẹ́wà ń pè fún bíbà pé kẹfẹ́ yẹ̀yẹ́ rẹ̀ ní pétọ̀ akúmọ̀ bó ṣe má sẹ́wọ̀n kẹ so wọ́n ni ah, wọ́n ni alil insanu al'adi taqulu malik aw anta malik so wọ́n ni fayọ̀tabaru haza sukhriyatan wọ́n lẹ́ni èyàn tí bá mú lọ́ta tẹ́lẹ̀ wọ́n ni tó bá wá sọ fún pé ìrẹ ọba ní ọ àbí ìwọ ọba fayọ̀tabaru haza sukhriya wọ́n ni yóò mọ̀ wò pé lẹ́yìn fòun ṣe yẹ̀yẹ́ náà ni haithu anzalatu manzilata lam yasil ilayha torí gbogbo isípò e tí ò dé wọ́n ni falladhi yanzilu salihina ẹni tó ń gbé àwọn èèyàn rí sí manzilata Allah ipò ọlọ́ọba fahadha fil haqiqati eléyìí ní òdodo tunaqisuhum in gbé wọn wálẹ̀ ni so haqiqo sí lélẹ̀ èyàn ò ní gbé àwọn èèyàn sí lẹ́vù tí wọn ò tó àyàfi kó ṣe pé lẹ́vù tí wọn ò tó yẹn tí èyàn gbé wọn sí yẹn èyàn fi reduce lẹ́vù wọn ni so ma rafa'tu ahadan fawqa manzilatihi illa ahatọ minni bimanzilati alladhi rafa'tuhu o Imam Shafi sọ pé àwọn ògbẹ́ni kankan kọjá lẹ́fù rẹ̀ rí àyàfi kó padà jábọ́ kó padà jábọ́ lọ́dọ̀ àwọn àkílùkọ rẹ̀ lódì wọn lẹ́fù báwọn ṣe gbé ga yẹn ẹjẹ́ fún iná pẹ̀lẹ́ sí pé ẹnìkan débì kan sí wọ́n ni ó wá fáwọn yẹn márùn al'alimul fahama so hujjatul akharin so wa burhanul muwahidin so gbogbo wọ́n ti <laughs> wọ́n ti kó kalẹ̀ ìgbà tí yóò fẹ́ sọ̀rọ̀ báyìí wọ́n ni eh inna allah la la yarda qur'anu gen kori ka era ko se gbogbo akini ìṣẹ̀lẹ̀ ó sì ṣẹlẹ̀ sí ẹnìkan rí so ti ṣẹlẹ̀ sí ẹnìkan rí ọ̀dọ́ in tó ń fi wọn òtọ́ but òun náà tọ́ sí ẹni anù náà lòun náà so ẹni tó wá sọ̀rọ̀ wọn ẹni anù ni so ìgbà tó wá fẹ́ sọ̀rọ̀ tó fẹ́ invite our story stage wọ́n ti yí gan àti yí gan ìkánà àwọn tẹ́mà yí lẹ́dẹ̀ dáadáa ni so wọ́n ti yí gan pé wọ́n ti sá wọ́n ti sá ìgbà tí ó sọ̀rọ̀ báyìí bàbá tó wà mẹ́ tó padà ní ah, I feel so disappointed although irú nǹkan tí bàbá lóun feel so disappointed náà ò tún wọlé náà but in tí mo fẹ́ fàyọ ni pé àwọn tí yìí pẹ̀lú èbó pé àwọn ah, eminent scholar àwọn wò pé èbó tẹ́ fi yìí náà ni ó fi sọ̀rọ̀ àbá oníkàn gúgbọ́ lọ ni so bàbá bàbá náà bá bàbá ah, tí mo pé àdúgbò tán fi yìí náà tó ti rò pé kíní wàláì bó ṣe máa rí láìfì nìyàn ní gbé kọjá lẹ́fù tó wà tó ń jẹ bá padà gbé kọjá lẹ́fù tó wà táwọn èèyàn bá padà wá kódà in tí ma ń dájú nìyẹn ìkanú àwọn sálàfù ló sọ ilé pé mọ́mọ̀ sọ̀rọ̀ kó bá fi jí káwọn èèyàn mọ lẹ́fù tó wà gbogbo tó táwọn èèyàn bá ti mọ lẹ́fù tó wà so wọ́n ti wọ́n in tí wọ́n mọ̀ wò náà ni pé àṣíkò jẹ jù báyẹn gan lọ bọ̀ tó bá sọ̀rọ̀ sátúrọ̀ náà bó ìmọ̀ wà lórí rẹ̀ so àpánlẹ̀ yóò dẹ̀ mọ̀ wà lórí rẹ̀ tó bọ́mọ̀ sọ̀rọ̀ láti ó dà pé eh, inú tíra sídọ́tù ló ń ta ààrẹ ti rí àbí so ok ok ìrìnà ti kàrí mẹ́ ibi o mọ́ síra ti jẹ́ síra sídọ́tù ló ń ta àkọ́ ẹ̀rọ ló mọ̀ bẹ́ tíra kìíní gan ní sọ fún mi ọ̀ká ah. tíra sídọ́tù ló ń ta ló dà pé èyí tábà wá fi aláǹfà níláàrọ̀ yìí ni wọ́n ti rí ẹwọ̀n kẹ́ Allahu star so ó ti jẹ́ kí èyàn mẹ́lẹ́bù rẹ̀ ẹlákùn nígbà tó padà lọ dákọ̀ tí àtẹ́yìn òmà ń sí báyìí tí àtẹ́nì kankan òmà tí ẹ́ ti mọ̀ pé o oh, eléyìí kojú kojú tẹ́ bá padà wá ẹlòmíì tó bá dákọ̀ tí àmì tẹ́bá òpin ah, àmì kò dákọ̀ tí àtẹ́yìn ma ń so Allahu musta'an so wallahi tó máa ń fà nìyẹn so kí ẹ má máa gbé àwọn èèyàn kọjá lẹ́bù wọn kí ẹ̀nà ma mọ́ gbéra rẹ̀ kọjá lẹ́bù rẹ̀ kí ẹ̀ ma bèèrè lọ́wọ́ àwọn èèyàn kan ma lówó àwọn gbogbo kan ma gbé ohun sípò tó torí pé tó bá padà yá tó bá bẹ̀rẹ̀ sí àwọn èèyàn ti ní high expectation àwọn láì àwọn sàràbí yìí so <laughs> àwọn ń àwọn èèyàn bẹ́ẹ̀ dáadáa so àwọn ń pè àwọn èékù lá gbogbo àwọn gama so imam al-imam kí ní kàbó gbé wọ́n kà máa kó wọ́n ti kó táìtùbò wọ́n ti kó táìtùbò so tó bá bẹ̀rẹ̀ sí wọ́n padà sọ̀rọ̀ bẹ́ẹ̀ wọ́n pẹ̀ ah ọlọ́run wọ́n sì ti kó kìnnìbò ilé wallahu musta'an wọ́n ni fa yu'tabaru hadha àbí haisu anzaltahu nígbà tó ṣe pé ó gbé e sí manzilata ipò tó ṣe pé lam yasil ilayha kò débẹ̀ falladhi yanzilu salihin ẹni tí ń gbé àwọn ẹni rẹ̀ sí manzilata Allah wọ́n ní sípò ọlọ́run bá ọ̀fà hadha fil haqiqati eléyìí lódodo tunaqisuhum in in tẹ́mbẹ̀lẹ̀ wọn ni wala yuhibbuhum kò nífẹ̀ẹ́ wọn wa innama yuhibbuhum ẹn tó nífẹ̀ẹ́ wọn man yaqtadi bihim ẹn tí ń kọ́ sí wọn wa yad'u lahum tó sì ń bẹ̀lọ́ ọba fún wọn so ilé ni gbẹ̀yìn àlàyé ẹlẹ́kejì fún an-naqidu ath-thani so ẹ wo bí àlàyé ṣe pọ̀ láti yànnà náà in tó jọmọ́ tawhidi so àwọn ìbéèrè wá wá lẹ́yìn rẹ̀ wọ́n ní malfarku bayna náàkìdì thani wal awwal kí ni yàtọ̀ láàrin nǹkan bá islamu jẹ́ aláwọ̀kọ́ àtẹ́lẹ̀ kejì tán dákọ wọ́n ní jawab athani naw'un min al'awwal ẹlẹ́kejì ìran kan nínú aláwọ̀kọ́ ni al'awwal am aláwọ̀kọ́ wà general wa hadha khas khas ele wa sheikh wọ́n ni sheikh mohamed abdul wahab rọ́kàza àrí wọ́n fókọ́sì lé lórí li'annahu waqi'un fi an-nas torí kó ma ń ṣẹlẹ̀ lọ́dọ̀ àwọn èèyàn bẹ́ẹ̀ nílé ma ń ṣẹlẹ̀ gan tí nǹkan bá ti tóbi nǹkan lè jẹ́ pàtàrà nǹkan tẹ́lẹ̀ bọ̀ tó bá ti tóbi dé lẹ́vù tí ó gaga so àwọn lárọ́wọ́ tó ṣe kí ni wọ́n tún so bí gbà pé nǹkan ọ̀tọ̀ nǹkan ọ̀tọ̀ ni but ara yẹn ni but ọlá pó ti tóbi dé level yẹn wọ́n ṣe kíni wọ́n ṣe kíni wọ́n ma deal pẹ̀lú ẹ̀ bí gbà pé ó separate lọ́tọ̀ ni wọ́n ni sheikh focus lé lórí torí pé ó ma ń ṣẹlẹ̀ láàrin àwọn èèyàn min ibadatil adriha nínú ìmá bọ هذه واقعة بين الناس هذه واقعة بالناس كثيرا ولله ما نسل لدى àwọn èèyàn gan اما عبادة الاحجار والاشجار وغيرها اما كما bọ òkúta كما bọ igi àtàwọn kemi فهذه لا احد من المسلمين ولله kò sẹ́ni kankan nu muslimi o في الغالب lọ́pọ̀lọpọ̀ gbà yuqirruha tó fi rinlẹ̀ so but annabi sallallahu alaihi wasallam ti sọ pé alkiyamu eh, ò ní ṣẹlẹ̀ àfi kó ṣe pé àwọn èèyàn nínú àwọn alùmọ̀ wọn padà bẹ̀rẹ̀ sí wọ́n ma bọ àwọn èrè padà so wọ́n ni a ma ìbádà kódà anábi sallallahu alaihi wasallam sọ débi pé anábi eh, alkiyamu ò ní ṣẹlẹ̀ hátà ní pé títí tí ó fi ṣe pé àwọn obìnrin ah, ìran ẹ̀kẹ́ nínú àwọn ará Yemen wó padà padà sí èrè sí dáwọ́sùkọ́ ni àbí so ère tán ma ń bọ nígbà jahiliya wọ́n padà ma lọ wọ́n ma bọ níbi ère yẹn wọ́n ni fa kathiran mimman yantasibuna ila al-islam wọ́n ni ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n amma ibadatul qubur wọ́n ni ẹ̀rí ma bọ́ sáré fa kathiran mimman yantasibuna ila al-islam ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tán ti islam yuqirunaha wọ́n fi rin wa ya'tabirunaha wọ́n kàkún min al-islam wọ́n kàkún ara islam falidhalika ní nítorí eléyìí rọ́kẹ̀dà sheikh ala hadi sheikh focus lórí rẹ̀ wà kọsọ́sọ́ ha wọ́n sì specify rẹ̀ wà híyà náwọn min al'awwal ìran nínú rana kọkọ ni lakin híyà alwaqi'u fi hayati kathirin mimman yantasibun ṣùgbọ́n reality ni nínú ọ̀pọ̀lọpọ̀ ìṣẹ̀mí àwọn èèyàn tí wọ́n ń fara wọn tì wọ́n ni ma naqulu al-muslimin a ní sọ fún wọn akbar allahu akbar wọ́n irú àwọn èèyàn bẹ́ẹ̀ ní pé wọ́n ní mùsùlùmí walakin naqul mimman yantasibuna ila al-islam àwọn tí wọ́n fira wọn ti sínú islam ṣe mọ̀ pé kí ní yìí àwọn èèyàn takò tẹ nínú pé èèyàn fẹ́ máa kàfàrà àwọn èèyàn ni pé wọ́n ní mùsùlùmí bóòlì yóò wọ́n sì máa ká kí ní mú sábàtà islamu húrí ẹ̀kì so gbogbo ẹ̀bárùn sẹ́wọ̀n kẹ́ ṣe pé o lè tí àwọn tó orí tán bọ́ sáré o lè tí pè wọ́n kèfèrí o lè tí pè wọ́n kèfèrí ah, ah. o kọ́lá o lè pè wọ́n pé àwọn tí yẹntẹ̀sìbú ìnà ilẹ̀ ìsá àà ah, gbogbo àwọn kẹfà yìí ó wà dáadáa ó wà dáadáa ó wà dáadáa ó wà dáadáa kódà nínú ẹlòmí tó ń pera rẹ̀ ló ń súnnà gan ẹlòmí kó sáwọn ilé táwọn àfáà sí rọ́dù rẹ̀ dáadáa tà ó lè pa wọn tí wọ́n bọ́ sáré ò lè pè wọ́n kéfèrí ìpé àtorí pé ó mọ̀ bóyá ẹ̀kọ́ máa hújá ah, ah, bẹ́ẹ̀ ẹ̀kọ́ máa hújá ti dó fún wọn ni náwọn ṣubú àyínà ni pé ó lè pè wọ́n ní mọ̀tẹ́lì wọ́n mọ̀ wá dẹ́rù ọlọ́run bá ẹlòmí ẹlọ bẹ̀rù ọlọ́run o in gbogbo kí ní yẹ jábọ̀ fún lọ́dọ̀ ọlọ́run bá o ẹlọ bẹ̀rù ọlọ́run ẹlọ bẹ̀rù ọlọ́run o o lè pè ní mọ̀ tẹ́dì ẹ̀nà kódà kó orí àníṣẹ́ kó orí kó ma ṣe mọ́lúdì náà ni o lè pè mọ̀ tẹ́dì à láàláhù mọ̀kúrú bẹ́ẹ̀ wọ́n fọ́sẹ̀ ni àbí láàláhù mọ̀kúrọ̀ ikú ẹgbẹ́ wọ́n fọ́sẹ̀ ni gbogbo jágbàjàgbà táwọn èèyàn ń wí káàkiri ni àwọn èèyàn sọ kíní dáadáa náà pé à ní pé kíní ìbàkàtí kan náà àwọn ẹlùsẹ̀bọ náà lákò ní so tó kú so tó ní ẹ lè pè lólùsẹ̀bọ ẹ lè pè lẹ́lẹ́bọ ìgbẹ́ mẹ́ta làwọn èèyàn pín sí àwọn àfáàníyàn mẹ́ta làwọn èèyàn pín sí ó sùn náà nù ó so ní pé àwọn èèyàn mẹ́ta làwọn èèyàn pín sí àwọn aláwọ̀kọ́ àwọn tó ṣe pé wọ́n tún ṣe yẹ̀yẹ́ lọ wọ́n tún fún àwọn èèyàn ṣe yẹ̀yẹ́ lọ wọ́n tún fún àwọn súnà ṣe yẹ̀yẹ́ lọ ah yẹ̀yẹ́ dé tí àwọn súnà ti gbà láyé yìí in tí wọ́n fi gbà lọ́dọ̀ Ọlọ́run ọba nínú ẹ̀san tí yẹn bá ní sùúrù kìí ṣe kékeré so wọ́n tún fún àwọn èèyàn ṣe yẹ̀yẹ́ lọ ẹ ti mọ̀ wọ́n so wọ́n tún fún àwọn èèyàn ṣe yẹ̀yẹ́ lọ bọ́dù sí pé èyí tẹ́ mú ní pé kìí ṣẹlẹ́bọ ẹni tí ma ń sọ̀rọ̀ tí ma ń ṣe gbogbo ẹ̀ tí ẹni tí ń ṣe Ṣàngó tí ń ṣe gbogbo ẹ̀ bọ̀ èyí tẹ́ fẹ́ ṣe fáwọn èèyàn nìyẹn kó máa rẹ́bọ báyìí kó sì má lè pè lẹ́bọ wallahi gọ́yà wọn nìyẹn so kó máa rẹ́bọ báyìí kó sì má lè pè lẹ́bọ so eléyìí oníṣẹ́kùn sọ báyìí pé a lè kàwẹ́lẹ̀ mùsùlùmí náà a kà máa sọ pé ẹ̀yẹn tẹ̀sìbú ila al-islam àwọn tán fara ti sí islam so wọ́n ni as-su'al wọ́n ni question ni pé ma farku mal farku kí ni yàtọ̀ bayna man yattakhidhu al-wasitata sababan wa bayna man yadhbah man yadhbah laha aw yarka' aw yasjud hal hunaka farqun baynahuma wọ́n sí yàtọ̀ wà wọ́n mú nǹkan ní so intermediary so man yattakhidhu alwasitata sababan ẹni tí ó mú intermediary gẹ́gẹ́ bí means generally wọ́n bèèrè rẹ̀ bí wa bayna man yadhbahu laha àtẹni tó sì pé òun dúnra fún àbí ń dùn kan fún aw yarka'u aw yasjudu àbó ti ń tẹ́ in forí balẹ̀ hal hunaka farqun ṣe ìyàtọ̀ wà láàrin wọn jawab idha kana yad'uha wọ́n tó bá yẹ kóhun náà ń pè sọ́rọ̀ min al'awwal yóò wà nínú rárá ọkọ̀ walakin idha lam yada'uha walam yadhbah laha walam yunzir laha ó ní bọ̀tkó tó bá ìgbé kó pé kò dùn ká fún bẹ́ẹ̀ sì ni kò lérí fún walakin yadhunnu annaha sábàbùn ṣùgbọ́n rò pé sábàbí ni tuwasiluhu ila Allah tí ó so papọ̀ mọ́lọ́wọ́ ba فنقول هذا بدعة عن بدعة للي ووسيلة إلى الشرك àti orípa lọ síbi ẹbọ ya anna allaha lam yaj'al hadha sababan tó rí pọ́lọ́wọ́ bí o sí léyìn means so kí ni wọ́n sọ wọ́n ni tíyàn bá kàn mún kan ní means tíyàn bá kàn mún kan means lásán àtẹni tó ṣe pọ́ ń dúnà fún so tó ṣe pọ́ ń dùnkẹ fún ó ń foríbalẹ̀ fún ó ń rùkú fún ṣe yàtọ̀ wà láàrin wọn so in tó kà mú nǹkan mìí lásán àti tó sì pò ń bọ́ ṣe kò wá ní tó wáyé pò ń bọ́ ni sọ́rọ̀ min al yóò wà nínú alákọ̀ọ́kọ́ so nínú pé àwọn tí wọ́n a nínú ẹni tí ń jọ́sì fún nǹkan mìí yàtọ̀ sọ́lọ́wọ́ ba walakin idha lam yad'uha ṣùgbọ́n tí ò bá pè walam yadhbah laha kò dùn kan fún walam yunzir tuwasilhu ila Allah yóò so n papọ̀ wọn ọba gẹ́gẹ́ bí àwọn tó ma ń fọlá tọrọ so kò bọ́ bàbá wọn kò bọ́ kẹ́kẹ́ kò sí so but ọlá ìpọ̀ ọlá bàbá kìní kan ọlá bàbá kìní bàbá kìní náà wọn lọ́lá ẹlẹ́kà rántí àwọn náà bàbá so ọlá àwọn ọlàwàwàt yóò ti so bí àwọn tó ṣe pé ma ń fara tọrọ tí wọ́n bọ́ tí wọ́n sì kankan so eléyìí sheikh ní bídá ni ọ wa wasilatun ila shirk orípa sí ẹbọ ni so li anna Allaha lam yaj'al hadha sababan kódà a sheikh náà ti pè ní shirkun asghar gan síwájú wọ́n ni ba'du nnas àwọn èèyàn kan al-mawjudin táàrí lónìí yatufuna ma'al mushrikina 'ala al-qubur wọ́n ma ń bá wọn olùbọ́sàárì wọ́n ma ń bá wọn ṣe tawaf wa yaquluna min babi tahbibihim lana àwọn ni wọ́n ma sọ pé àfẹ́ ikán nífẹ̀ẹ́ wa ni thumma nad'uhum ila tarki hadha at-tawaf lẹ́yìn náà wà ní kí wọ́n ju tawaf ilẹ̀ fama hukmu hadha al ṣe rí bọ́rọ̀ yìí dọ̀tí tó yìí ẹlòmí ma ń sọ ìpẹ́kódà tó bá ṣe pé nínú hikima ìgbẹ́ tó bá yí pé tó bá yí pé àwọn èèyàn wà tí wọ́n ń ṣẹbọ àwọn èèyàn wà tí wọ́n ṣe kíní o lè ṣe pẹ̀lú wọn <laughs> o lè ṣe pẹ̀lú wọn pẹ̀lú àníyàn pé ó ṣe kíní ó correct wọn bó bá kú sórí ẹ̀ inú you are safe so bọ́rọ̀ yìí ṣe dọ̀tí àwọn so òun náà ló kó ìran rẹ̀ náà ló tún kó àbí ìran míì rẹ̀ náà ló tún bọ́ síbò míì ah, pé àwọn bídà gan o lè rò papọ̀ mọ́ wọn ó wà láà ó bó lé bó ẹbó lẹ́sí correct wọn tẹ́ bá súnmọ́ wọn ẹ̀tẹ́ bá jìnà sí wọn ọ̀tọ̀ lẹ́ni tó nídi correction so tó ipé yíò pé jòkó ọ̀tọ̀ lẹ́ni tó nídi lálàsí so ọ̀tọ̀ lẹ́ni tó nídi lálàsí tó ipé bó lẹ́sí wá bá wọn sí àwọn orí tó burú mi kíyàn jáde pẹ̀lú àwọn tẹ̀blíkì so tó bá lè correct wọn ah, kọ́lá àwọn kìbáàbù gẹ́ sọ tó náà ń sọ yìí àwọn gẹ́ sọ tó bá ipò lè correct wọn òun orí tó burú bẹ́ ó jáde pẹ̀lú àwọn jama'a tablighi so eléyè ṣe uslubu da'wa so gbogbo ẹni tí ó bá sọ ọ̀rọ̀ tí ó correct ni oye so gbogbo ẹni tí ó bá sọ ọ̀rọ̀ tí ó correct ni na so ibi tá fi ń ṣe súnnà nìyẹn nígbé kó bá fi ṣe pé àní kàn ní máa tẹ̀lé nìkankan gọ́ọ̀gọ́ òdodo láàrín tẹ̀lé gbogbo wa ẹni tó bá dẹ̀ ṣàṣìṣe àbí tó sọ̀rọ̀ lórí nǹkan tó hàn sí so tó ṣe gbìyànjú tí ó sọnù a ṣe hifdhu karama rẹ̀ fún so ṣùgbọ́n in tó sọ yà ní ṣe ara n táwọn sọ yìí sheikh kiri gana sọ a sheikh sọ́nà àwọn gẹ́sọ́ pórí tẹ̀lé àwọn tẹ̀blígì jáde ẹjíkáfà ká kẹ́ so iná kanáà nínú ọ̀nà gbogbo orú àwọn ànúbáyọ̀ wọ́n ní jawab man tọ́fà ma'ahum Sheikh sọ pé ìwọ tó bá fi ṣe tawaf pẹ̀lú wọn faqad amila amalahum ó ti ṣiṣẹ́ wọn o ẹ má fi ṣe tawaf pẹ̀lú wọn náà ti ṣiṣẹ́ wọn wa wafaqahum ó ti agri pẹ̀lú wọn wa sayati fi naqidi thalith àlàyé ilé ń bọ̀ níbi ìbẹ̀sìjẹ́rẹ́ kẹta so ma lam yukaffiril mushrikin ẹni tí ó kàwọn olùṣẹbọ ní kéfèrí Allahu akbar ẹ wo bí tí sheik padà wọ́ sí Allahu akbar Allahu akbar aw shakka fi kufrihim àbó ṣe yẹ méjì nípa ìjẹ́kẹfẹ̀rí wọn ila akhir hadha ya'ti insha Allah wọ́n lélẹ̀ yìí bọ́ wọ́n ni fala yajuzu lil muslim kò tọ́ fún muslimi an yusharika al mushriki kó ma kó wọ́pọ̀ pẹ̀lú àwọn ẹlẹ́bọ fi amalihim níbi iṣẹ́ wọn wa yatufu ma'ahum ala al qubur wọn ma tawafu kasari min ajili mujamalatihim láti fi máa bá wọn eh, láti fi máa bá wọn ṣe níbá ṣe mujamala kí ká máa lásà máa bá wọn ṣe dáadáa wa irdaihim àti kí yàn wọ́n máa wáyọnú wọn wa adamil inkari alaihim àti kí yàn máa takò wọn wọ́n ní hadha la yajuz wọ́n lè yọ̀tọ̀ wa laysa huwa min manhaji da'wati ila Allah kò sí nínú ojú ọ̀nà ìpìpẹ̀ sójú ọ̀nà ọ̀nà ọba wọ́n ní su'al wọ́n ní ma sihhatu hadhihi al-ibara kí ni ìlàláfíà gbólóhùn yìí wọ́n ni wà sítọ̀ ti huwa Allah tí a bá ní ẹni tí mi ó fi ṣe akàsọ̀ òun náà lọ́rọ̀ ọba indama yas'alu al-insan nígbàtí ma ń bi èèyàn amman yatawassatu lahu fi ayyi makan ní pé talẹ́ni tí ó bá ọ sípẹ̀ in any situation kó a mọ̀ sọ pé wà sítọ̀ ti huwa Allah wọ́n in kana yaqsudu tawakkul wọ́n tó bá yẹ pé tó gbà lérò ní pé o ìgbáralé Ọlọ́run Ọba wọ́n ní faqad asa'a at-ta'bir Allahu akbar Allahu akbar Allah wọ́n ní ẹwùn kẹ báyìí ẹwùn kẹ tí tàwàhídì ma ń bí fún yà tàwàhídì ó tún àhányà sí yóò tún bó sí ma bọ́lọ́wọ́ bá sọ̀rọ̀ sí ẹbọ ma ń ba bíyìn ó sì ma bá Ọlọ́run bá sọ̀rọ̀ jẹ́ ni àti bí dáa ẹ mẹ́rí bá àwọn tó wọ́s ọlọ́run kò ṣe àwọn ọ̀rọ̀ ìyẹpẹ̀rẹ̀ ọlọ́run bá sọ̀bọ̀ tawhid yóò ma ṣe ènìyàn lórí èyàn ma sọ́ra fún àwọn nǹkan tí kò bá mú ṣékì ní faqad asa'a ta'bir wọ́n tó bá ipò fẹ́ gbẹ́kẹ̀ lọ́lọ́run bá náà níwá nítọ̀ ẹni tí ó ma bá wọn ṣìpẹ̀ lọ́lọ́run bá tó wọn olùṣìpẹ̀ tó wọn lọ́lọ́run bá wọn nípa ah, ah, ah, tó bá fẹ́ rà ó mẹ́ni tí ó bọ̀ sípẹ̀ wá ní o tó bá fẹ́ rí kìní yìí rà ó sanwó pé ní sí kò sanwó pé wá ní ká òun fẹ́ rà pé olùsùpẹ̀ tó mú lọ́lọ́wọ́n bá o bá gbà bó bá gbà tọ́ ọlọ́run ní bá òun sípẹ̀ so wọ́n ní Sheikh ní faqad asá at-ta'bir wọ́n ní ó ti ó sàìdá bí bó ṣe wí yìí walakin al-ma'na sahih ṣùgbọ́n túnmọ̀ lálàáfíà walakin yanbaghi alla yaqula hadha al-lafz ní pé tó tọ́ ni pé kó mọ́ wùírú ọ̀rọ̀ báyìí mọ́sọ̀lọ́wọ́ bá lòṣìṣẹ́ rẹ̀ so di annahu yuhimu torí pé yóò mọ̀ dí káwọn yẹn máa sì gbọ́yé anna Allaha yatawassatu bihi ila ghayrihi ní pé Ọlọ́run bá subhanahu wa ta'ala ní pé a nípa Ọlọ́hun Ọba ma dúó fún Ọlọ́hun Ọba ma dúó fún ní intermediary lọ fún láàrin ohun àtẹlòmí wọ́n ní su'al ma hukmu hadhihi al-maqula wọ́n ní kí ni dájọ́ ọ̀rọ̀ yìí wọ́n ní fulanun qad qada luzumahu amma fulan fahuwa da'ifun ma lahu wọ́n ní kí ni túnmọ̀ gbólóhùn yìí pé fulanun qad qada luzumahu wọ́n ní lágbájá ohun Allah musta'an ibi ma don son biyo wọ́n ní amma fulan so wọ́n ní ẹ̀tọ́ bá ma wọ́n ní fulanun qad qada luzumahu wọ́n ní wa amma wọ́n lè rí lágbájá ohun fàhúwà da'ifun wọ́n lóhun lẹ́ntí ẹ̀ ok bóyá wọ́n gbà lórí pé eléyìí ti lo gbogbo agbára rẹ̀ àmẹ́lẹ̀ ọ̀lẹ́ lóhun ma lahu illa Allah kò lẹ́nìká fọ́lọ́n wọ́n ni náà ad-da'if ṣékì ní bẹ́ẹ̀ ni ad-da'if ma lahu illa Allah ní pé náà ìgbé bá mínísí eléyìí ti ná gbogbo tí ó náà e kẹmọ́ fún ní kìíní ohun àà ó lè amílẹ̀ ẹ̀ kò rí kankan náà abẹ́ẹ̀ ní ṣẹ́tàn tọ́za lówọ́ ẹ̀ eh, kò rí kankan náà kò lẹ́nì káàfọ́lọ́wọ́ so wọ́n ni amma fulan fa huwa da'if ma lahu wọ́n ni kò sẹ́ni kankan nínú àwọn èèyàn yuridu an yusa'idahu tó fẹ́ ràn lọ́wọ́ wala yanzuru ilayhi kódà wọn ò ní wò walakinna Allaha jalla wa ala subhanahu wa ta'ala huwa alladhi yusa'idu ad-da'ifa al-faqir òun ló máa ràn aláìní kankan níbi ọ̀rọ̀

wàsífàtíkà al'ula àtàwọn òròyìn rẹ̀ tó ga alhada du'a wọ́n ní sí àdúwà yìí yẹ kúnù du'a lè sífà wọ́n ní sí ó túnmọ̀ pé yẹn ń pè sífà ni wọ́n ní as'aluka bi asma'ika al-husna wa sifatika hada tawassul ila Allah bi asma'ihi wa sifatihi wọ́n ní léyìí kéèyàn máa pẹ̀lọ́ ọba pẹ̀lú ọkọ pẹ̀lú àwọn okọ̀ rẹ̀ lílé ìwà sífàtìhì wà lè sádù án lè sífà kò súnú pé èyàn pé ìròyìn Ọlọ́run bá gangan wọn so wà iná ma húwà du'a'ullah wọ́n ni ilé èyàn pé Ọlọ́run bá ní wọ́n ni du'a'un lillah èyàn àdúrà ti lè tẹ́yàn ṣe lọ́sọ́dọ̀ Ọlọ́run bá ní kọ́ ni qala ta'ala Ọlọ́run bá sọ pé walillahil asma'ul husna Ọlọ́run bá ló ní àwọn okọ̀ tó rẹwà jùlọ fad'uhu biha ẹ pé Ọlọ́run pẹ̀lú rẹ̀ wadharu alladhina yulhiduna fi asma'ihi àwọn tí wọ́n ń ṣe àìgbàgbọ́ sí ọkọ̀ Ọlọ́run bá kí wọ́n sọ́ra sayujizana bima kanu ya'malun wọ́n padà san lẹ́san kan tí wọ́n ṣe wọ́n ni falba'u ba'u tawassul wọ́n ni kila pere àdúwà sífà tó ti pé kò tọ́ kí a máa pè sífà ọlọ́wọ́ bá gangan wọ́n ni ka an yẹ kúl ya wajh Allah èyí tí Sha'arawi bí sí so sheikh the eminent scholar Mutawalli Ash-Sha'arawi so ka an ta kúla ya wajh Allah bí kí a pé ìrí ojú ọlọ́wọ́ bá and this is the opinion of the eminent scholar as well Mutawalli Ash-Sha'arawi so wọ́n ni ka an ta kúla kàántẹ̀kúlá yá wájú Allah bí kí a mọ́ sọ pé ìrí ojú ọlọ́run bá o wọ́n ni wà yá rahmatallah ìrẹ́ ẹ̀kẹ́ ọlọ́run bá wà máa ashbaha dhalika àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹlẹ́gùn in gbogbo àwọn ìkan tí Sha'rawi ṣe ni o Sha'rawi wọ́n bọ́ sàárè Sha'rawi dò ní so wọ́n bá sàárè Sha'rawi dò ní <laughs> wọ́n ni ah wọ́n ni so hal hunaka بين التواصل بالذات الشخص أو التواصل بجاهه الله أكبر شارين كتان صحيح àwọn bídà ma tún wọ́n ma mú ṣíwà wọlé bẹ̀ kìí sùn gangan láà fọ́lá rẹ̀ òun gangan kọ́ láà fi ń tọrọ òun ò jámà kankan lọ́dọ̀ Ọlọ́run Ọba ọlá tọ́lọ́run bá fi sí lára gangan náà láà fi ń tọrọ so bí gbà pé tọ́lọ́run bá fi sí lára iṣẹ́ Ọlọ́run náà láà fi ń tọrọ lọ́dọ̀ Ọlọ́run Ọba 2 plus 2 Eh. ní pé àwọn gangan kọ́lá fi ń ẹni pé ẹmọ̀ ọlá ọlọ́run ni so ẹ̀pẹ́ rí ẹ̀rí ànù bí ó ṣe mọ́ ló tí ẹ lọ́nu so wọ́n ní ṣe yàtọ̀ wà láàrin kí ẹ máa fi pàápẹ̀ èèyàn gangan sa akàsọ̀lọ́sọ́dọ̀ lọ́wọ́ bá àti pé ọlá rẹ̀ ni a fi ń ṣe wọ́n ní bàbá ní la farqa baynahuma wọ́n ní kò sí yàtọ̀ láàrin méjèèjì kìláhùmá mamnu' méjì náà ni kò tọ́ la yutawassalu bi shakhs èyàn gbọ́dọ̀ máa fi èyàn sí akàsọ̀lọ́sọ́dọ̀ lọ́wọ́ bá láàbí dáti èyàn gbọ́dọ̀ máa lóhun gangan wà láàbí jáhì àbọ́lá rẹ̀ wọ́n ni sọ alìmá hukmu wọn ni takhadha wasitata baynahu wa bayna Allah wọ́n ni kí ni ìdájọ́ tó sì pé ó mú akàsọ̀ láàrin rẹ̀ àti Ọlọ́run Ọba walakin biduni sarfi shay'in min al-ibada wọ́n ni ṣùgbọ́n kò dájú ìjọsìn kankan sí fa'al hadha shirkun asghar wọ́n ní ṣe ẹbọ kékeré lè hadha bid'a hmm allahu akbar bàbá pín shirku asghar bàbá but nínú àwọn kata tí tàti kàtẹ́lẹ̀ ta ló rántí pé wọ́n pín shirku asghar so wọ́n ní fa'al èmi yana sí pé wọ́n ti pín shirku asghar so wọ́n wa huwa wasilatun ila shirk wọ́n ní ipasẹ̀ ní láti lọ síbi ẹbọ ó ṣe rí honestly irú àwọn ìbéèrè báyìí kí tó yí pé bíjẹ́ àti ń sàlàyé tàwí ilé wọn béèrè irú àwọn ìbéèrè báyìí ló kò sí problem o àwọn béèrè láti fi mọ̀ ní bóyá ń ní bọ́t Allahu musta'an so gbọ́nà àwọn kama yíò máa dìbò àwọn kama yẹn kùlọ́dọ̀ so gẹ́ bí wọ́n ti sọ pé alam tara anna as-sayfa yanqusu qadruhu idha qila so ní pé ah tó bá eh, ìdà what ida ó ma díkù ni tó bá ti sọ pé ah ida ń mújú gí lọ <laughs> àwọ́lá ìdà ń mújú gí lọ eh inú <laughs> orí ń kọ̀ bẹ́ẹ̀ yóò mọ̀ jẹ́ kí what kìíní ń díkù ni so gẹ́ bó ṣe rí yẹn pé ẹlẹ́kùn ẹ̀bọ̀ ẹni tó kà sí pòun kan ma fi èyàn wá tó ní pé lọ́dọ̀ àwọn àwàmù tán ń ṣẹbọ̀ wọn náà wọ́n yìí bèèrè ẹni tó kà sí pòun kan ma ń pè wọ́n ni òun ma ń wò pé kí ẹ mọ̀ in that moment so òun kàn ma ń pè wọ́n ni but gẹ́ẹ̀sẹ̀ púpà pé òun ó jọ́sí fún àbí nǹkan tí irú èyàn báyìí ó gbà mọ́ a ní ẹ̀fì gbogbo ẹ̀lẹ́ ẹ mọ̀ pé Ọlọ́run Ọba nìkan ṣoṣo ẹ fi gbogbo ẹ̀lẹ́ mọ̀ pé Ọlọ́run Ọba nìkan ṣoṣo so in tó wá fọ́nìjù ni pé ẹlòmí ẹlòmí ò ní orin làkàyà bíi òsùlùbù tí a ma fi ń ṣe nǹkan nífà ah. ẹ̀yin méjì ẹjọ wà láyé kankan so ẹnìkan ṣe dáwà bẹ́ẹ̀ méjì náà lẹjọ rí ayín pé zọ́hírọ̀ súnnà wà láàrin àwọn kọ́sẹ̀ tí wà máa bèèrè kọ́sẹ̀ tó máa fi kwádánwò báwọn èèyàn nínú ẹ̀sìn ọlọ́wọ́ báyìí so ó ti sàlàyé ẹbọ tán wá ní ah, ẹ̀dàkùn mo fẹ́ bèèrè kankan in tó mọ̀ náà ní o in tó mọ̀ ní o ẹ̀dàkùn ọlọ́run mọ̀ dí tó fẹ́ bèèrè ẹ̀ so ẹ̀dàkùn mo fẹ́ bèèrè kankan so eh but en ta bá wá rí tó wọ́n láníyàn báyìí kọ́ ẹlẹ́kùn ah, ṣe ẹ̀ mọ́ tí ma ń ṣe lómìn náà ni pé kẹsà mọ̀ pé òun náà wà ń jòkó kẹsà mọ̀ o òun náà wà ń jòkó ó fẹ́ dádánwò kalẹ̀ fáwọn èèyàn níbi ẹ̀sìn ọ̀nà ọ̀bàlélé yìí wọ́lá èyí tí mo sọ yìí ṣẹlẹ̀ dáadáa ní pé kí ni ó ṣẹlẹ̀ dáadáa ẹ̀ẹ́ eh, ustaz àti gbọ́n tẹ́ sọ sẹ́ntẹ́ bá wá rí tó ṣe pé òun òun o ẹmọ̀ òun kẹ ma ń bá àwọn èèyàn bẹ́lọ́ ni so kìí ṣe pé ń ṣe jálàbí àbí kankan but látara ìran ah, ah, inú kí ló fẹ́ gbà púpọ̀ kí ló fẹ́ kí ni báyìí lọ kí lọ́wọ́ kí lé tán rọ̀ sí mi báyìí ọ̀rọ̀ tí yàn ti báwọn èèyàn sọ látàárọ̀ tó ti wọ̀ wọ́n látara ti tutù so àdánwò lẹ́lòmí kan ma ń jẹ yóò kan ma ah, nígbà tó ń sọ̀rọ̀ tàwídì tó wá fẹ́ mọ́ wọn mílùú so ìdí èèyàn ti ma ń dá èèyàn ti ma pé ó súnmọ́ kó já àwọn àdàkátí ọ̀lẹ́lẹ́ so wọ́n ní hadithul a'ma a daidanu li ahlil bid'a wa shubhatun lahum fama a mafhumu hadha al-hadith wa ma hatuhu wọ́n ní hadith ya fọ́jú èmi gan wọ́n sí hadith transfer ala ko fana do a kan ani n'a do a ye wa bi a ko a ko fila ni tawasulu bɛ n'o bɛ hakɛ na bi hakɛ na bi yika o bɛ hakɛ kɛ ka kɛ ban sɔni bi a ma nin ko tawasulu wale. alahu mustaan so wọ́n ní hadithi alákùnrin afọ́jú wọ́n ní in sahha wọ́n ní tó bá ṣe kó lálàáfíà so hadithi ní lálàáfíà wọ́n ní laysa fihi tawassulun bin nabi wọ́n ní kò sí ń bẹ̀ kí ẹ ma fi ah, ọlá nabi tọrọ kí a ma fi ànábì ṣe tawassul wa inna ma fihi talabu du'a min rasul so in tó wà ń bẹ̀ ní pé kí èyàn tọrọ àdúwà lọ́dọ̀ ànábì wa ar-rasulu hayyun ànábì dẹ̀wà láyé wa hadirun ó dẹ̀wà present wa talaba du'a min al-hayy al-hadir wọ́n ló dẹ̀ request àdúwà lọ́dọ̀ ẹni tó jẹ́ aláyé tó wà present wọ́n ni wa talabu du'a min al-hayy al-hadir kí wọ́n ma request lọ́dọ̀ ẹni tó jẹ́ aláyé tó dẹ̀wà present jaiz wọ́n ló tọ́ bọ̀ gbogbo lè náà ti sàlàyé àti káwọn àwọn tó pọ̀ sí ohun wọ́n ni ok fahuwa imbole fahuwa mina tawasul bi du'a ir-rasul wọ́n ni nínú pínkín ya máa fi àdúwà nabi sallallahu alaihi wasallam kí ma fi saka sọ̀rọ̀sọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ ni wa laysa lahum fihi hujja wọ́n ni kò sí ẹ̀rí ń bẹ̀rọ wọ́n ni ala ma fi sanadihi min maqal So, وتي شيخ الألباني رحمه الله تعالى بس ما منشن فيها توصل شيخ أسعد العراقي أنا سألنا كنا وتلا مستعمل هذا مشاكل السنة نعم So, ولكن على قلنا اللي هو واحد النبي صلى الله عليه وسلم ó ń bèrè fún alábàá lẹ́yìn kò sọ pé tani kẹ pé kò fara lè bẹ̀rẹ̀ láti lé ó wá sára lè bẹ̀rẹ̀ ní. àníbi sọ fún pé ṣé wàá mú sọ́ọ̀bù ṣé wàá mú kó ṣe sùúrù àbí bẹ́ẹ̀ kí ni ìkóyí ó kó ní ọ náà. sọ wọ́n yẹ kí wọ́n bẹ́ẹ̀ kí tọ́wọ́n náà bá ní kó ṣàdúrà yìí wípé àwọn tó ń sọ mẹ́rin pé àwọn àlàyé ọ̀rọ̀ ni pé ó ń ṣe tàwásù pẹ̀lú dún àtànàbì ṣe mọ́kànlá lé kójú ẹ̀yìn rẹ̀ because ànábì orí kọ̀ àwọn abátẹ́lẹ̀ kánàbì ṣàdúrà fún wọn so ń ṣe tàwásù sọ́dọ̀ Allah subhanahu wa ta'ala pẹ̀lú pé dún àti ànábì ṣe fún yẹn pé pẹ̀lú pé ànábì ti wá ṣàdúrà fún mẹ́rin kọ ọlọ́run kò ládùn àtànàbì ṣe fún mi kọ́ jẹ́ kójú mi rìn so kì í ṣe pé abẹ́ fọlá mi gan bẹ́ẹ̀ so but kò sí àwọn ma yastaduna fil wọ́n ma wá ìjánu inú kílùkọ̀ rẹ̀ ní inú odò kìí so Allahu al-musta'an wọ́n ni assalamu alaikum wọ́n ni ka Ibrahim Niyas be called a kafir jazakumullahu khairan ọ̀rọ̀ Ibrahim Niyas ju kèfèrí lọ so so ìkannú àwọn tọwagìtì ni so ìkan nú àwọn tó gbéra rẹ̀ kalẹ̀ pé ká máa jọ́sìn fún ìyàtọ̀ sọ́nà ọba ni eléyìn burú ju ìjẹ́ tọ̀gútù lọ so eléyìn burú ju ìjẹ́ òun tún kó àwọn òun tún eléyìn burú ju ìjẹ́ kèfèrí lọ so òun tún kó àwọn èèyàn lẹ́yìn pé tọ̀ ẹ máa jọ́sìn fún òun so ẹ máa jọ́sìn fún òun ẹ̀hẹ́ kí ní kan wà tán mention bí ọ̀rọ̀ hadithu aláàmà ètò tún jẹ́ kọ́ tí mo fẹ́ ká mú òun náà ni pé ẹ̀rì pé ọ̀pọ̀lọpọ̀ gbà táwọn èèyàn bá wá bá nẹ́bí fún nǹkan tó jọ máa dánwò Ànábì ma ń gbà wọn níyànjú pẹ̀lú sùúrù gan Ànábì ma ń gbà wọn níyànjú pẹ̀lú sùúrù gan wọ́n láhayé yìí ìgbà díẹ̀ ni kí ló dé tó ipáwọn èèyàn ma ń rí ẹni tó bá wà nú àdánwò pé bíbà pé ayé rẹ̀ ti ṣòfò òun ó sankú yóò lo ó ti lálàsí so kí táwọn èèyàn ma ń rí bẹ́ẹ̀ náà bóyá bóyá kàn ní bóyá ó láìsàn kan tí ma ń dàmú rẹ̀ àbí <laughs> Eh, ah. Ah, ọlọ́run fa eh, lóhun kan ọlọ́run fa lóhun kan ìyá jẹ́ so gbogbo àwọn gbogbo àwọn tí wọ́n jí kí ẹ̀rùn rẹ̀ ọlọ́run náà gbogbo fọ́m lójú o so gbogbo àwọn nǹkan báyìí whereas gbogbo àwọn nǹkan yìí àwọn nǹkan tọ́nà bá ma fi ń rèzì yẹn ni wọ́lá àwọn nǹkan tọ́nà bá ma fi ń rèzì yẹn ni so gbogbo àwọn àdánwò tó ma ń sẹ́yàn honestly àwọn ààrẹ àwọn gbogbo àwọn àwọn nǹkan báyìí àti sàlàyé rẹ̀ dáadáa fún wa tó bá ṣe sùúrù ṣe sùúrù lórí àdánwò Ọlọ́run bá ẹwà rẹ lómi àti sàlàyé kí ní ìdádàná wọ́n ní ká lọ mú 25 million wá ó dẹ̀mọ̀ kú ní 25 million ó tó wá ń sọ fún ọ pé yí tó ṣe yìí ẹ̀ kí ló kọlẹ̀ kí ní tafẹ́ ìwọ̀sàn tafẹ́ ṣe fún ọ yìí wọ́n ní 50-50 ní wọ́n ní tàbá tún ṣe fún ọtán kẹwọ́tẹ́pì ò lè bí mọ́má tẹ́ẹ̀kú so gbogbo tó dára ẹ̀ ní ó padà so yàtọ̀ sí eléyìí o so 50-50 ni àwọn lè pátá kó tún padà ó sẹ̀ tún mú 35 million mi wá so gbogbo ah, ìwọ́sí ló ní kíní ló ní kankan yìí sí ìní o sì fẹ́ ká ṣe sùúrù àrẹ́rẹ́ lómi ẹ̀rọ owó tó fẹ́ gbà fẹ́ lómi 1 billion 1 <laughs> billion heart transplant wọ́n fẹ́ ṣe pé wọ́n fẹ́ ṣe heart transplant 1 billion lóhun o bí kí wọ́n tún wá sọ ẹ̀ ma àwọn dókítà ò ní parọ́ fún wọn wọ́n sọ wọ́n pé àtọ̀ èyí tàbí ṣe yìí náà ó lè máa tún kódà èyí tó pọ̀ jù ní pé ibẹ̀ gan ló gbà lọ bàbá ṣe lọ́wọ́ ó lè yíwọ́ ó lè ṣe pípẹ̀ gan ló gbà lọ so bọ̀ síbẹ̀síbẹ̀ náà ẹlòmí ó tún mọ̀ pé ní àyípọ̀ bẹ́ẹ̀ ni àdánwò Ọlọ́run bá lágbára gan wallahi but in tí ma jẹ́ káyà dánwò Ọlọ́run Ọba fúyẹ́ ìmáni ni ìmáni pẹ̀lú Ọlọ́run Ọba ìgbàgbọ́ ní Ọlọ́run Ọba ìgbàgbọ́ ní Ọlọ́run Ọba gẹ́pẹ́tọ̀ in tó wà lọ́dọ̀ Ọlọ́run Ọba gàgà sí ẹ̀dẹ̀ rí ọláì Allahu musta'an in tí a fi máa ń fi máa ń rera àyàn tí tó bá fi pé àdánwò láńlá bá dé kí ah, ah ah ìrẹ́jẹ́ kí kí ní kan ṣe mí o ah kí ní kan máa ṣe mí

èyàn lọ àwọn kẹta nẹ́bí sallallahu alaihi wasallam sọ ó ń lò ó ń ṣe gbogbo ẹ̀ so ń lò ó sì yẹnà kàsọ́dọ̀ Ọlọ́run bá nìkan so ń lò ó dẹ̀yẹnà kàsọ́dọ̀ Ọlọ́run bá nìkan pé ah so but kò máa dàmú kí kí wọ́n máa train ara rẹ̀ bẹ́ẹ̀ kó máa train ara rẹ̀ bẹ́ẹ̀ kó máa train ara rẹ̀ bẹ́ẹ̀ tààdà wọ́n bá dé irú ẹni bẹ́ẹ̀ yóò fúyẹ́ fún báyẹn tó ti ṣe pé kò ní tí kò tí ju kí lọ́nà tẹ́ ẹwà láwọn ẹgún mi short ẹbùn mi ní gíníkà jọ́t ẹbà sí gíníkà Eh, èmi lọ gba vaccine ni o má bá mi sọ à ah, o tún dé àbí o tún dé òpó gẹ́lẹ́ láàrámù lọ́dọ̀ tí <laughs> ṣẹ́wọ̀n kẹ́ ṣẹ́wọ̀n kẹ́ so èyí gbogbo gíní èyí ma fi ń kọ́ra ní díẹ̀díẹ̀ so tó bá rẹ̀yẹ̀ náà gbogbo àwọn nǹkan tí ma fi ń kọ́ra nìyẹn pé kó sí pé ọ̀dọ́ náà bá ní kẹlẹ̀ yóò mọ̀ kọ̀ plé sí ẹmọ̀ pé Allah ọ̀rẹ́yìn ya Allah so that tàbí bá dé sùúrù yẹn yóò ní wọ́láyìí

Allahu musta'an so kọ́nà wa subhanahu wa ta'ala kí ó sànú wa kọ́nà wa kuma fi kuma dán imá ní wa wo pẹ̀lú nǹkan tí yóò jọ ní wa lọ so kọ́nà wa kó dẹ̀ fún wa ní àsúrù lórí gbogbo àdánwò tó bá kàn wa èyàn máa ń bẹ náà bá fún sùúrù gan pé kọ́nà wa kó jogun sùúrù fún yàn gan èyàn dẹ̀ máa kà nípa àwọn nǹkan tó jọmọ́ sùúrù gan kí manzila mẹ́ta ló ma ń wà fún tádàwó bá kẹyàn aláwọ̀kọ́ ni èyí tó lóòjú bẹ́ẹ̀ ni àwọn manzila tó wà mahmuda ni òun ni kẹyàn sọ́bùrù kẹyàn ṣe sùúrù ẹlẹ́kejì òun ni ṣúkúrù àdánwò dé báyìí wọ́n sì tún ma dúpẹ́ fọ́lọ́wọ́ bá àwọn annabi ọlọ́wọ́ ah lẹ́bù ìtẹ́yìn ó dé tẹ́yìn ó fi ah ah ah ó lè gan but ó ṣe àtìvù náà àrídọ̀ pé tọ̀ ó yọnú sí ni ìtọ́nà bá fi kàun nìyẹn kò sí ǹkan wọ́n láyé yẹn máa ẹlòmínà àdáwọn ṣe wọ́n ó dẹ̀ ní sùúrù lórí ẹ̀ àwọn fámílì ọmọ dàmú kí kéèkéè bóyá àwọn náà tún ní pé ìwọ̀n náà sọ fún òyí a ní orí kí wọ́n lọ sí kí ní orí ògbó òun náà ló ń ké yìí bóyá tó bá tún ẹfìmílẹ̀ sí bọ́nà ní ń ké sí ṣe bóhùn ní ké sí ìbá sí ké sẹ́yìn mo mọ́ sẹ́yìn mo kígbe rẹ̀ so ọ̀nà lọ tún sí ọ̀nà tó wá tún dẹ́nsì ó tún máa kígbe ó tún máa sunkún ọlọ́run ní sunkún sí ṣe kíyàn ní sùúrù túnmọ̀ pé ìnira ò ní mú àbí ìnira yóò ní dùn ọ bọ̀ ọ̀dọ́lọ́run bá ní tó dẹ̀ ṣẹlẹ̀ yìí àwọn parents náà ló fà ó ìgbà gbogbo àyẹ́ náà gbogbo ẹni tó ti ní kí ní against ní wọ́n wá sọ but ẹni tí ẹni tó jẹ́ muwahidi tó pé ọlọ́wọ́ bá fàdánwò kàmínà ni sọ́nà ọba fàdánwò kàmínà ni yóò yọmí kò ń bẹ̀ sọ́nà ọba fàdánwò kàmínà ni so yóò yọmí kò ń bẹ̀ so bí èyàn ṣe máa ń ṣe nìyẹn but ibi kéékèèké lèyàn ti máa ń tẹ́ ní èyàn ti légbò tàì légbò lọ́wọ́ ó ti ń ṣe ó ti ń dàmú kí so bó ṣe jẹ́ nìyàn wallahu a'lam so nasiha yìí nasiha tó ṣe pàtàkì gẹ́ni kìí ṣe gbogbo èyàn ni ó fọwọ́ lọ rí kú o kìí ṣe gbogbo èyàn ni ó kú látòjú oòrùn so wallahu a'lam so wa sallallahu wa sallam wa baraka ala nabiyyina muhammadin wa ala alihi wa sahbihi ajma'in subhanaka wa hamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka